الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ibi tí a bá láyé dé inṣáàlá o náà ni yípa ipé àmú àwọn evidence wà nínú Qur'an ipé àwọn tó wà nínú sàárì nìyí wọn ò lè gbọ́ ìpèpè wa tàbá ń pè wọn so kódà àwọn tó wà ní ayé nínú wọn tàbá pè wọn níbi nǹkan tó ṣe pé Ọlọ́run ọba nìkan ló lè ṣe so ẹbọ ni ó ma jẹ́ sí ìdí ní wípé a ti ń gbé ẹ̀tọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala a ti ń gbé fún ẹlòmí lẹ́yìn Ọlọ́run ọba ni so hadith last one ta mọ́ ní pé Ànábì sallallahu alaihi wasallam nígbàtí wọ́n so tí àwọn sọ̀nà dídì kúrèjì inú nǹkan tó ń wasallam ikú òjíṣẹ́ ọlọ́bàlá Ànábì wasallam oníké bí fọ́ ogun yẹn ànẹ́bì tí ń sọ bí tí wọ́n ti pa oníkálùkù bí tí wọ́n ti pa Abu lílé hmm? eh, Amr bin Hisham bí náà ti pa ní Umayyah bin Khalaf bí tí wọ́n ti pa ní Utbah bin Rabi'a bí tí wọ́n ti pa ní eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sàábà ní pé gbogbo tẹ́yẹn pa àwọn lọ chẹ́kẹ̀ gbogbo kò sí ètò mísà yìí ni wọ́n sí a great victory fún Islam so because ogun ẹta kí bí a lọ win àwọn mùsùlùmí bí ogun ẹni <laughs> Allahul musta'an so nítorí gbà àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n lọ bí a bí 313 313 ẹ́ àwọn nǹkan ọjá wọn ó kéré compare sí àwọn kèfèrí àwọn kèfèrí lé 900 tó ti bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run bá dẹ̀rẹ̀ àwọn mùsùlùmí lọ lórí àwọn kèfèrí nígbàtí wọ́n wà lórí ẹ̀sìn àwọn ọba lọ́lọ́fin pé yá yọ̀ lè dìnnà mọ́nú Allah.

so Ànábì wọ́n sọ pé hal wajadtum ma wa'adakumullahu haqqan in tọ́lọ́wọ́ bá sì lè rí rẹ̀ fún yín ǹjẹ́ ṣe ti wá rí pódòdó ní báyìí ẹ rí pé a ń sọ wípé àti mú àwọn ayàwá wípé àwọn kèfèrí àwọn tán bá ti kú wọn ò lè gbọ́ فذكر لعائشة رضي الله عنها فقالت إنما قال النبي صلى الله عليه وسلم إنهم الآن لا يعلمون أنما كنت أقول لهم هو الحق ثم قرها إنك لا تسمع الموتى so anabi ní pé ṣe lọ́wọ́lọ́wọ́ باي wọ́n gbọ́n tèmi anabi ń sọ wọ́n dẹ̀ ti ń rí pé lódodo ní tá ń sọ fún wọn ibi tó bá ti lè já sínú sàárè sórí ó ní ìlà tí ń rí kàtí ń bẹ láàrin kúwátà yìí tó bá ti lè bọ́ sí opposite side kò sáyé àtúnṣe máa tó bá dẹ̀ lè kú lórí ẹbọ la yahbatanna amaluk gbogbo sẹ́rẹ̀ ti bàjẹ́ wala takunanna minal khasirin ó sì ti wà nínú àwọn ẹni òfò ẹni ìparun so al-Qatada eh, rahimahullah nínú àwọn àfúnni tafsir am ẹni tó narí ti hadith yẹwa ó ní ahyahumullahu ọlọ́run ọba ma mọ̀ jẹ́ kí mọ́ mọ́ gbọ́ni hatta kaliba gbọ́rọ̀ nabi sallallahu alaihi wasallam wọ́nà irú hayati yẹn tán ṣe nínú barzakh yẹn ó ti yàtọ̀ sí hayati tiwa àwọn tó dẹ̀ wà nínú barzakh wọn ma ti ń ṣẹlẹ̀ lórí ayé àwọn tó wà náà sàárì wallahi wọn ma ti ń ṣẹlẹ̀ àmọ́ ọlọ́run máa because àwọn ilé gẹ́gẹ́ làwọn olórí nínú àwọn Quraysh tawbihan wa tasgiran kọlọ̀n fi buẹnu àtẹ́lù wọn kọlọ̀n fi yẹpẹrẹ wọn wa nikmatan wa hasratan wa nadamatan ma jẹ́ source of ìjẹka ìkábàmà fún wọn pé àbá sí màkà ti tẹ̀lé ọkùnrin yíò in tó wá fún jù ní pé púpọ̀ nínú wọn kàbí ní gbogbo tẹ́yẹnyẹn wàláhì wọ́n mọ̀ pé lóòtọ́ anẹ́bì sallallahu alaihi wasallam òdúdó before Ọlọ́run tó bí anẹ́bì jìdẹ gẹ́gẹ́ bí òjíṣẹ́ kánú yulakibunahu bil amin al-amin na man kí anẹ́bì al-amin hmm? ìyẹn tó sí wọ́n believe pé èyàn tó wà trustworthy kódà jọ tánàbí ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe pè wọ́n sí Islam intanẹ̀bí kọ́kọ́ sí ní pé ànábì kó gún ọjọ́ gbogbo wa sọ́rọ̀dá ah, kí ni ọkùnrin yìí ní fún wa ni ní ànábì ní tí máa sọ mí pé lẹ́yìn àpáta Mákà yìí bẹ̀ àwọn àpáta yìí àwọn believe ẹni á gba ọgbọ́lẹ̀ kẹ́nà ni kí nìdí ah, àtọ́bà máa pé olódodo ni òkè parọ́ ó èmi lòjíṣẹ́ ọlọ́ọ̀bá tọ́lọ̀bá rán sí yín o láti lè kìlọ̀ fún yín ìyà ọlọ́run ọba tí ń bẹ lẹ́yìn tí ó jálù yín tẹ́ẹ̀ bá mú ẹ̀sìn Islam yìí gbogbo wọn sì pẹ̀yìn ìdànyẹ́ kí lélé ìwí fún wọn ọ̀nkù rẹ̀ ló kọ́kọ́ nínà ká sí jọ yẹn pé tabba alaka ya Muhammad alihada jama'atana igi ọlọ́run kó mọ báwọ̀ ilé ṣe nítorí nítorí kọ́wàjọ́ ilé lọ́lọ́ fi sọ́yà kùrán kàlẹ̀gbẹ̀ tabbati yada abi lahabin wa tabba ọlọ́dàkọ̀ abúláhàbù mẹ́bẹ̀ àyíká ìwọ abúláhàbù ni kí gbí ọlọ́mọ bá tọ́lọ́wà sọ dìdì súrọ̀ kẹkalẹ̀ nípa abúláhàbù àti ìyàwó rẹ̀ tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ìmátakọ̀ nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam so àti inú fámílì ló kọ́kọ́ rí jù wípé ọ́nkù rẹ̀ lọ́kọ́ sọ̀rọ̀ nǹkan àyíwọ́ kí so abu abal ìkanú àwọn sahaba tó padà gba Islam oníjọ́ kan wà tó abu Abu Jahal ìdínàgbé eh, eh, Amr bin Hisham táwọn jọ lọ́jọ́ kan onígbàtà ní gbà lọ́tán pàdé ànábí wá fànábí sí ẹyẹ gbàtà ní gbà lọ́tán wá ní pé wàláhì òun mọ̀ pé dòdó lọ́kùnrin ń sọ àmọ́ kò sí tó lè ṣẹlẹ̀ yìí lítẹ̀lé láyé ni a ní nítẹ̀lé ṣe what do you mean ilé ta bí ń ṣe jù wa lóòtọ́ dẹ̀ ni wọ́n bí ń ṣe jù wọn ni lóòtọ́ ànábì ọmọ ló jẹ́ sí gbogbo wọn irú àwọn gbogbo àwọn kódà grandfather ní méje sínú irú almugira nígbàtí almugira oun tẹ̀ ti dàgbà nígbà tọ́lọ̀ gbà nẹ́bẹ̀ ó ti dá gbogbo kódà kò fẹ́ lè rìn mọ́gbà mẹ́gẹ̀ ní ibi tó ti dá gbogbo dé so eléyò kí ń evidence pé wọ́n bí ẹ̀kan sí júyà kí ẹ a mú òdòdó tó wà lọ́wọ́ rẹ̀ irú gbogbo <clears throat> iná níbi tẹ́tí wọn anẹ́bùwa wọlé anẹ́bùwa ní pé gbogbo ẹ̀yin tẹ́ wà nínú bí báyìí ẹmọ̀ kí mi là nẹ́bí ọ àbí ẹmà wà láì gbogbo wọn dorí kodò báyìí wọn sọ anything wọn dorí kodò anẹ́bùwa anẹ́bì rẹ̀ ẹmà lọ́lọ́fin sọ Kùránì pé innahum ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n ma nẹ́bì bí owó nífà wọ́n púpọ̀ ní ọdẹ̀ ma ń sọ pé àwọn mà àwọn mà àmáwọn ní tẹ̀lé náà ni so ló jẹ́ pé ṣarí tẹ́yìn bá ọgbọ̀dọ̀ láyé tẹ́yìn bá tẹ̀lé nítorí àwọn nǹkan tí orí make sense tẹ́yìn fi fi òdodo kalẹ̀ tó bá padà kúta <laughs> kò ní yóò padà jẹ́ nǹkan àbámọ̀ fún yà nínú kata ṣàǹfàní níbi hadithi oní wípé inna sama a kọtula al-mushrikina ma a kọtun bi dalili qawlihi sallallahu alaihi wasallam ṣaráwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n gbọ́rọ̀ yìí temporary fún inna humul al yasma'un bó ṣe wà ní ẹni ipé ní ìsin bá yíò wọ́n kàn gbọ́ ìntànàbí sọ ní ìsin ìtumọ̀ ní pé ba'da al-an la yasma'un lẹ́yìn ìsin wọn ò gbọ́ mọ́ li'annahu kama qala qatada rawi al-hadith ahyahumullahu hatta asma'ahum qawlahu tawbihan wa tasghira so wọ́n kàn gbọ́ temporarily ni ilé ìwà kí n ṣe evidence kí n ṣe ìyọrí pé sórí pọ́n tó wà ní sàárì mọ́ gbọ́rọ̀ báyìí ilé ìgbẹ̀yọ́ mọ̀ jẹ́ mu'jiza from the part of annabi sallallahu alaihi wasallam ah so tí ẹ bá ti wà nínú sàárè wọn ò mọ̀ tí ń ṣẹlẹ̀ mọ́ ní òkè ìpẹ̀ wọn àmá so tó bá ti ní àkídà kí wọn ò mọ̀ ó lè lọ síbi sàárè kó mọ́ ní pé bàbá kìíní kan ẹ dákun nǹkan báyìí gbogbo alámọ̀rí mo kó lé lọ́wọ́ ó kó lé nǹkan kan lọ́wọ́ ó wa òun dẹ̀ sí tán láti gbogbo إنكار <coughs> عائشة لرواية ابن عمر وأن النبي صلى الله عليه وسلم لم يقل يسمعون بل قل إنهم الآن يسمعون مستدلة بالآية إنك لا تسمع الموتى so ibi tí ogun padà lọ sí náà ni wípé àyà Kùránì náà ni pé anábí o lè jẹ́ kẹ́ni èyàn tó ti kú kó gbọ́ àwọn ìtàwà gbọ́njọ́ yẹn kọ́ temporarily ni kó dẹ̀ lè jẹ́ bí mu'jiza fánàbí ni sallallahu alaihi wa alihi wasallam ويمكن التوفيق بين رواية ابن عمر وعائشة بما يلي إن الأصل هو عدم سماع الموتى كما صبرها به القرآن ولكن الله تعالى أحيا قتل المشركين معجزة للرسول صلى الله عليه وسلم حتى سمعوا كما صبرها بذلك قتادة رب الحديث والله أعلم سؤالنا صبر كثير عن شرعيناني أنواع الشرك الأكبر أودي أن نوع examples أما إبو ẹbọ tó jẹ́ àwọn ẹbọ ńlá hal nastagifu bil amwati awil gọ́ọ̀lì al-ghaibin ìjó tó ká ma wá gbàmígbàmí lọ́dọ̀ àwọn tí wọ́n ti kú àbáwọn tí wọ́n sin bíbí ìtumọ̀ al-istighatha oníkíyàn ti wà nínú ìdàmú kan nínú hílàhílò kan nínú wàhálà kan kíyàn wá ma wá gbàmígbàmí kó nínú wàhálà yẹn ìtúntàgbé ní istighatha nìyẹn èyàn wá ìgọ́ọ́ta èyàn wá ìlà ọ̀nà ìbúyọ kó nínú aburú tí mo bóyá bí àpẹẹrẹ èyàn kó sódò kálíyàn kó sódò wàhálà ní àbí òkè èyàn wá ń wá tí inú kéèsì yẹn bí ẹ̀ ṣe kó sódò yẹn èyàn lè kó sẹ́bọ̀ ń bẹ̀ bóòlì yẹn ṣe lè kó sẹ́bọ̀ bóòlì ẹ̀rì ò ṣe lè kó sẹ́bọ̀ nánú yẹn pé èyàn kó sódò ọ̀rẹ́ yẹn mi ókè dùáwù náà ni àbí òun pè náà ni àbí eléyìí kì í ṣe ẹbọ àkọ́kọ́ òní pé ẹni yìí ó

òkè èèyàn èèyàn lélẹ̀ èèyàn sì lè yọmínà kódà bójọ́ mú kékeré kó bá lè rí bí àmì ó lè bá mi mú gìkan tí kàn fà àbí kó sọ okùn kan sínú odò kí n fi jáde kò nínú odò àmọ́ kí wá máa pé àwọn a so láàrín sẹ́jú ìfẹ́bíhìm àgbùdọ̀ máa wáyìnà lọ́wọ́ lọ́dọ̀ àwọn tàti kú àbọ́dọ̀ àwọn tí mú ti ẹ̀sìn bí tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ bal nastajifu billahi ta'ala wahdahu ọlọ́ọ̀bá nìkan lèyàn gbọdọ̀ máa pè qala Allahu ta'ala ọlọ́run sọ ní Qur'an walladhi yad'una min dunillahi ṣe rí walladhina yad'una min dunillahi la yakhluquna shay'an wa hum yukhlaqun ṣe ráwọn tẹ́ ń pè ní dẹ́yìn ọlọ́run ọba la yakhluquna shay'an wọn ò dá nǹkankan lóde tó wá ń pè wọn ó sí máa kí ọba dẹ́dà amwatun ghayru ahya'in àwọn tó ń pè àwọn tó ti kú ghayru ahya tí wọ́n ò sí láyé wa ma yash'uruna ayyana yub'athun kódà ní tó fi mọ̀ kí wọ́n wíkì ní wípé ìjọ tí Ọlọ́run gbé wọn dìde nù sàárè wọn ò mọ̀ ìjọ tí Ọlọ́run gbé ni yamal kiyama wọn ò mọ̀ tí àwọn olówá ní pé ipò fẹ́ bímọ ayìn ọ̀rọ̀ mọ́ bífá wọ́n ní kí n lọ síbi sàárè yìí tí má ti lọ síbi sàárè tí má ti pè àwọn tó wà nínú sàárè yínkà bímọ́ ní àwọn tó wà nínú bẹ̀yẹn gangan fúnra wọn mú mọ̀ bó yóò lọmọ láyé náà àwọn tó ṣe kí wọn mọ́jọ́ tọ́lọ ogbì wọn dìde tán bá lè sọ̀rọ̀ ní tó wọ́n mọ̀ wọ́n bá kí so ìtumọ̀ ni wípé àwọn tó ń pè yí àwọn gangan fúnra wọn àwọn náà ní bùkátà sí kí ẹmọ ṣàdúwà fún wọn kí n ṣe pé ìwó wà mọ̀ pè wọn ẹwù tó lọ́bàá sọ if tastaghithuna rabbakum fastajaba lakum ọlọ́run ráwọn mùsùlùmí lójú pé ṣe ẹ̀rìn tí ìgbàtẹ́ pí ọlọ́ọ̀bá nígbàtẹ́ wà nínú Ibrahim nípa ẹjọ́ pí Ibrahim lákùn sáánù ẹ̀wọ́kùn ti súnmọ́ ọlọ́run ẹ̀ lè gbọ́n sàhábà láyé Ibrahim àbíkàkí ànábì Musa àbíkàkí ànábì Isa alayhi salam káàkiri tó wá sọ kí wọ́n kí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam nígbà tánábì ń bẹ láyé ni àbí nígbà tó ti kú nígbà tánábì kú wàhálà pọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn kú ànábì náà kódà nígbà tánábì kú gangan wàhálà kọ́kọ́ ṣẹlẹ̀ wàhálà tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé ibo la sin ànábì sí àwọn sàhábà kọ́kọ́ fàáfàáfà náà ó yẹ kánábì sọ fún pé ah ẹ dákẹ́ kí ló tẹ́ ń jà ó wallahi ànábì ọmọ tí ń ṣẹlẹ̀ láyé so yọ́ta níbi ti gbẹ́ mímí tó ti kún kò mọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn wọ́n tó lọ sí ibi sàárì ànábì níbi ìsànú mi abiyama ẹ̀kíná abiyama bọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀ ànábì oníṣẹ́ ńlá ànábì ni ó gbà wá irú àwọn orin táyẹ mọ́ ń kọ káàkiri níbi àwọn àsàlátù káàkiri yẹn ànábì o ni ó o ànábì ni ó gbà ànábì gan wá láti wá ṣàlàyé fún wa pé Ọlọ́run nìkan ló lè gbẹ̀wọ́ ni hmm. ọlọ́bàá ń sọ ní Qur'an kul inni la amliku lakum dhurran wala rashada ànábì sọ fún wa in lágbára láti fara níyí wala rashada kódà ilé fi yí mọ́nà nígbàtá nẹ́bí wà láyé ní ohun gbàtá nẹ́bí wà kútẹ̀ ìwọ́wà lọ síbi sàárẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam so issue ìṣẹ̀lẹ̀ ànẹ́bí ò sọ anything nítorí ó ti kú kò mọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ abubakar wadi abubakar wadi ká kí ló tẹ́ ń jẹ́ mo gbọ́ta nabi ń sọ sallallahu alaihi wasallam pé ibi tí ànábí olóhun bá bá kú sí ibẹ̀ náà gbọ́dọ̀ sí sí ló kan sí ànábí sínú yàrá Aisha àwọn tó ma ń sọ pé ẹyìn ẹ̀sìn mọ́ ní ká mọ́ gbé sàárè sínú mọ́sálásí mọ́ àti lè sòrí sínú mọ́sálásí òkú sàárè ànábì gan bẹnu mọ́sílì ànábì ní Madina kílẹ̀ ń sọ yìí sàárè ànábì mo rí báyìí ìgbà tí mo lọ sí hajji ni sàárè ànábì ń bẹ́ẹ̀ rárá wọn ò sin ànábì sínú mọ́sálásí o wọ́n padà extend mọ́sálásí wọnú sàárè ní owó ìdídẹ̀ ní kébí tánàbí bá ti kú sí tánàbí ọlọ́run bá ti kú sí bójó bí títí ibẹ̀ náà sínsí inú ọjà ibẹ̀ ni wọ́n sínsí inú ilé ibẹ̀ ni wọ́n sínsí but ó gbá ní bọ̀dì lẹ́yìn ànábí ó ẹgbùdọ̀ mọ́ gbé ọ lọ sí bí àfẹ́ tí ẹ̀ rí báyà wà ipé ni mọ́sálásí ni ṣẹ́gbà tí àwọn mùsùlùmí wọ́n pọ̀ sí wọ́n ń fẹ́ mọ́ṣálásí wọn torí kìí ṣe bó ṣe rí láyà nẹ́bì ní ẹ mọ́ṣálásí tẹ́wọ̀n tó ti tóbi gan báyìí láyà nẹ́bì kò ju ó níbi tó mọ̀ kékeré báyìí tí ó kẹgbà wọn sàábà tán wà Mẹ́dínà báyìí but ìgbà táwọn mùsùlùmí ń pọ̀ gan wọ́n ní láti máa fẹ́ nígbà tó wá di táìmù Abdul Malik àbí Marwan wọ́n wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ sáìdì ibi tí yàrá Aisha wà radiyallahu anha wọ́n wá fẹ́ wọ́n wá ní láti take ó kó gbé yàrá yẹn sínú ni so n tó wá ṣe ní kí ókè wọ́n wá kọ́ bí fẹ́ǹsì bí mẹ́ta surround sàárì yẹn so kìkí ń ṣe rí pé wọ́n sí ànẹ́bì sínú sàárì o wọ́n sí àwọn sàábì ànẹ́bì sínú sàárì wọ́n extend mọ́sálásí ó kọ̀dà wá kó sàárì sínú ni nítorí hajjá kadẹ̀ so ká gbórí dáadáa báyìí tó wọ́n lè máa ní pé kí ni ẹ̀sìn mọ́ ní ká máa nasara

annabi sallallahu alaihi wasallam ike wọn ike sàárì rẹ̀ wà nínú mọ́ṣálásí annabi fi ṣe ẹ̀rí ó ní condition tí ó fà ní so lẹ́yìn ìgbà yẹn wàhálà ṣẹlẹ̀ ní time àwọn sahaba ridwan láàrin tí ẹ̀mí àwọn musulmi tó bọ́ tó lé ní 100,000 annabi ò kóònù sàárì pé àà kí ló tẹ́wà ń jà ilé ní solution ó ti annabi ti jíṣẹ́ tí ẹ sallallahu alaihi wasallam ó ti lọ sórí tó bá ti kú ó ti pẹ̀yìn dànù kò mọ́ tí ṣẹlẹ̀ má so gbogbo ilé ó máa jẹ́ evidence wípé èyàn lè mọ́ lọ síbi sàárè kó lọ mọ̀ kí àwọn tó wà nínú sàárè o nígbàtá nẹ́bí ò bá lè dá ọlóhun bó wà láwọn ségi tẹ́ǹpé ń se wù àbáwọn mí tẹ́ǹpé ń wò lè bó lẹ́sẹ̀ wá mọ́ pé wọ́n dẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a ma believe kí wọ́n dà nílò so an bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó se ní ọ̀rọ̀ fẹ́gbà so a tẹ̀síwájú ní ibi السلام عليكم ورحمة الله